فاتي بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى اله وعلى آله وأصحابه وصحابه وسلم وسلم آمين آمين آمين آمين Gbogbo jàmáà gbọ́ nígbà tí wọ́n kéde pé ìṣẹ́jú méjì péré ni mo ní. Àwọn bàbá wa tí wọ́n ṣì wà àti wà nílẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ iṣẹ́ méjì péré láàrin ìṣẹ́jú méjì péré ìná. Nígbọ́dà náà lè kú. Ààrẹ ni ìwú ẹ̀. Ọká Umaru lára, Umaru ni ẹni tó bá tún bọ́ rẹ̀, ọ̀rọ̀ tẹ̀lé dà. Àwọn èèyàn wá tẹ́lé Umaru lérí, ẹ̀yìn gbà mẹ́mí dáadáa bá. Ẹ̀yìn gbà mẹ́mí dáadáa bá. Ẹ̀yìn gbà mẹ́mí dáadáa bá pé ẹni bá tí mọ̀ òun ọ̀bẹ lórí àbúgbàgbàrà wọ́n jẹ́ ọgbà ní ìgbàgbé èèyàn ń pọ̀ sọ́kúsọ ẹni ọ̀rọ̀ inú ọ̀rọ̀ tọ́ sí lébi àbúgbàgbàrà àbúgbàgbàrà wọ́n lọlé lọ ọwọ́ àtàkẹ́ lóòótọ́ àdájì ìgbẹ́gbẹ́ nílé Èyí tẹ́ yòǹgbò rẹ̀ ṣe é. Ọmọ mẹ́rin alẹ́ ìwọ̀n الله عليه وسلم الله إحماء عمر bí ìgbàgbẹ́nì kankan ò sọ̀rọ̀ ọwá pẹjà máa rẹ̀ tí mọ́ ń káà náà ìyá agbúdú Muhammadan فإن محمدا قد مات ومن كان يعبد الله فإن الله حي لا يموت Ìjọ́ jọ tí wọ́n bẹ̀, ẹni wípé wọ́n káàmà ya àbútù, abúlan mùnàíní, lẹ́yìn abúlan mùnàíní tàbí máa ta. Ẹni ó bá jẹ́ tó ojú mùkátà mọ̀tún mọ́dẹ̀n, Èyí táà bá aláyí ló ń bí wá, torí mọ́kà ní tí ó gbà ní ń bí wá, ẹni bá jẹ́ pé torí ní ń bí wá nìyí, Abdul Mọ́nẹ́mọ̀ ó ti lọ́wọ́. Àmẹ́ni ó bá jẹ́ pé torí ọlọ́run ní ń bí wá nìyí, kọ́mọ̀ wípé ọlọ́run òun lọ́ba lánàá, òun lọ́ba lónìí, òun lọ́ba láéláé. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أتيتك فناديتها وعين المهاجر مهتفر وعين أين المذير مثل تعبه وأين المزكى إذا ما سهر فطال جميع كما مهجر وما في جميع وما تلخضر فيا صاحب أمرنا جمد أما لك فيما ترى نقصوا ففي مرآه من أسرار مثلاً الله عليه وسلم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم وسلم آمين آمين يا سبيل الهلا يا وضيع الهلا وجميع عينيه ọlọ́run ọjà ìlà dúpẹ́ fún ọba tó fún àwọn ní ǹkẹ mẹ́ta àmọ́hùn gbọ́dọ̀ ní kò sí ní àwọn ní alìdáyà alìkítà àti sílẹ̀ kò sẹ́rẹ̀ tí ò ní pìlẹ̀ mú bá ti ẹ̀dá fún àti wọn lè pìtẹ́ wa lónìí àtọ́mà náà wá bẹ̀ kò sẹ́rẹ̀ tí ò lánàá Èmi ò rẹ́ni tí ò ti bàjẹ́ fún ní kó tó dáa fún. Bí ó bàjẹ́ fún ó bàjẹ́ fún bàbá rẹ̀ rí. Àlùbìdáyà náà lọ, ó lọ fi ṣe wọ́n ṣe bá ìpìlẹ̀ ní bàbá rẹ̀ máa ń tà. Ó máa jálẹ̀ ní ìpìlẹ̀ lẹ́nu. Ta ni ó ṣàpìlẹ̀ ọlọ́ tí Kọ́lò ní ọjọ́ máa tó mọ́tò jọ ó ti dàrù ẹ̀bà lẹ́kọ́ ilẹ̀ ni. Wọ́n ti dẹ̀rù ẹ̀bà tó tún so na lẹ́kọ́ ilẹ̀ ni. Bẹ́yìn bá ti jòkó jẹ́ wọ́n tú rẹ̀ fún. One heart. Ọlọ́run fún àwọn aláàrà ọmọ ọ̀rọ̀mọ̀dá. fún àwọn aláàrà ọmọ ọ̀fẹ́

àmọ́ ẹlọ́gbọ́n kíra ní gbogbo aṣọ́lọ́dọ̀ ẹ̀fẹ́ ká sí tó ọ̀rọ̀ ní òní tẹ́jìlá tó ti ní kí ó tẹ̀fẹ́ jùkú dé ìgbàtàn sí ń gbọ́dọ̀ sí wọ́n tó fẹ́ ń pa ọ́yà lẹ́nu tó báyìí tí wọ́n ní ìgbàfà àtẹ́fọ́rọ̀ lọ́tí olómi

Olódọ̀rọ̀ ní ìsàkún lónìí. Mo ti fẹ́ kẹta lóòrò lóòrò. Wọ́n máa ń kọ́ nílẹ̀ ìrẹ́ ìtùgbọ́ ọ̀tàkà ọrùn mi. Kò sáà tó wá láti múlẹ̀ ìṣọ́dímọ̀ pé ẹni tó lọ fẹ́ kẹ́ pẹ̀lú kó wúra ni níbi àìsùnwó kárùkù kájòkó àníjìyàn ní pẹ̀gẹ́ àtúnlọ àbàdàn àti ẹ̀kọ́ tó ti lórí ọ̀ amẹ́ríkà ti lórí ọ̀ wọ́n yíyọ́ tí àwọn afúraká tí ẹ̀pẹ̀ ní bàbá yìí. À ń gbádùn ẹ̀ ń gbádùn ẹ̀tọ́ yìí ní Wàlá fọ́dìlà ilá nítorí bí ń tòkọ́ àtàkàrù ní. Bẹ́ẹ̀ mọ̀ fọ́dìlà ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ صلى الله عليه وسلم قال الواحد ستكر ولا فخر للإنسان إلا بسائله ولا فخر إلا باتباع تكرم فشكره بخدمة ربه الله وعبادته الله ورضائه wọ́n ló sì sí rẹ̀ nǹkan mọ́ ìlú kúlé lórí kọmọ́lẹ́rẹ̀ kí ló tó kí dáwọn Islam tàbí wọn àṣọ́là kò sẹ́rẹ́ tí lórí ìsìláàmù ní nàìjíríà tí ò mọ́dá mú lẹ́sẹ̀ bá hùn èyí fẹ́rẹ̀ ẹ̀ndà amẹ́ríkà ní a ń gbádùn àpáàdẹ̀ ẹ̀rí tí ó fi yí pin ìlú àfá tí ìgbàtàkọ́ bá tuntun ní amọ̀wọ̀lọ́ bí bí ìyàwó bí òkú Wọ̀lá fọ́kọ̀ orí ẹ̀ẹ́sọ́ ẹ̀ẹ́rẹ́bì yìí. Alábọ̀lùmọ́ mẹ́rin, owó tẹ̀ mú lẹ́sìn ọlọ́pù. Wọ́n bá ìfẹ́ láyé lóòótọ́ láwọ̀ dínì dínì, àbúkà tó tọ́ sí ogóró sí. Allah. Bọ́bá tọ́bù sí lókù. Ọlọ́run tí wọ́n àti wọn ṣùgbọ́n fún lórí kákùn kẹjọ. Tọ́. Òṣòṣò olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ rí olólùkọ́ dà kó máa fi àpákọ̀ọ̀kẹ́ wọ́n tàbí ẹjọ́ mission wọ́n tàbí ẹjọ́ mission wọ́n sọ wá sí wọ́n sọ wá sí wọ́n sọ wá sí Ẹlẹ́ẹ̀kejì, ó hmm. ń tàwọn lórí tó tẹ̀lé ìjọ̀lú ọlọ́run. Nígbà lẹ́gbẹ́ máa sọ orí tó Bẹ́ẹ̀ kó ti fẹ́ ọlá nínú ìjọ tọ́lọ fún, torí kan náà ó tó ní ìlú nìlọ. Bẹ́ẹ̀ bá kó jọ káàkiri àgbáyé ẹjù lú nìlọ. Kò fẹ́ láà. Hmm ìgbà lórí ká pẹ́ ẹ̀sìnká èyí ń dúó tọ̀. nǹkan mẹ́rin ní pàyẹ̀bẹ̀ lórí rẹ̀ Ọjọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́rin, ẹ̀yìn kọ́rọ̀ àìlú ọ̀rọ̀ àmàlù. Allah. Kọ́rọ̀ mẹ́yàn mímọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ó ti Àti àkọ́kọ́ mẹ́, àdìgẹ́nì, kéyìn ó ní àfaradà.

ó ní ìmọ̀ àpá àti ilẹ̀ ọlọ́ọ̀kúnlẹ̀ ní ògbà kẹrẹ̀ náà Ìmìnà wá bá kẹta wá kọ̀rọ̀ ní gígùn, khairukum man tala umruhu wa hasuna amaluhu, wa sharrukum man tala umruhu wa sa'a amaluhu. Allah. Wa sharrukum min al-mawt man tamanna lahu al-mawt. Ṣẹlẹ̀ tó burú jù kúrò rẹ̀ dáadọ̀rọ̀ kú mú tó kú. Tí ọlọ́ọ̀bọ̀ bá pààyàn, bá pàlábájá sọ. Àwọn ilé ìborí jù orí bẹ̀ láyé lórí, ní àwọn àfá. Àmá, tẹ́ bèèrè síse. Mọ́sí jẹ́ lẹ́gbùlmọ̀. Hmm. Ẹn sára ayé kò jọjọ wọ́n pé ọlọ́run ìlú ilẹ̀ ẹ̀tọ́ jí ó mọ́ lọ kẹ́sì rẹ mọ́ bàbá jẹ́. Òdíbẹ́sì ẹ̀yà kọmọ̀lá, àbí bẹ́ẹ̀rẹ̀ lórí mẹ́ta gbóòlọ́rún. Ìyàlẹ́ ọ̀pọ̀

Mọ̀lọ̀mọ̀ ṣe ìdí tó jẹ́lá ẹ̀fẹ́ tí ṣọ̀pọ̀pẹ̀sẹ̀kúrú ní ọ́pìn lọ́sàánú ọ̀rọ̀ ẹ̀bí wà látẹta ní ẹ̀ṣẹ́ ní ibi tí gbọ́nù. Ó lè látọ̀rọ̀ gbàgbé mi. Gbogbo ilẹ̀ dábù káta ìjọ tí ìzákàrí kòkó ìgbogbo báyìí bá pọ̀ lórí ọkọ́mà ìṣẹ́jú báyìí tí bọ́ọ̀lẹ́ sí bòmí àkókò ìgbòmí àkídí máa bàtà kúrùkú olókẹ́lẹ̀ ọgbọ́mí dáadáa èyí kò rí ìlú bá sọ́rọ̀ kẹ́tẹ́bí ní kẹ́tẹ́ ìjú yí kẹ́tẹ́ ìjú yí máa ń sọ báyìí lẹ́kùnmà àrùn fọ́lùfákà padà bí ò bá sínú ọmọ rẹ̀ ń bẹ tọ́ ojú ni wọ́n ti wọ́n ìjẹ́ ẹmọ́kọ̀ káyì díẹ̀ ló pa sẹ́ẹ̀kì ẹrù káyì díẹ̀ ẹrù yìí ni tọ̀ ẹni ló sì tó ju pé mọ́sọ̀ ló pa káyì díẹ̀ tọ̀ Wọ́n ni wọ́n bèèrè ọ̀rọ̀ ìgbẹ́kẹ́ tàbí lóò, wọ́n á fẹ́ tó kún bí lè bẹ́ẹ̀ tó làrẹ̀ ààbì. Wọ́n ni gbogbo òṣèlú ayé ẹ̀mẹ́ta àtàwọn fáìlò, ṣíkà ní mú ní ìkàlẹ̀ tìjáni ìkàlẹ̀ táyé ẹni tó bá ń lẹ́pàá sí àgbọ́dọ̀ lẹ́tẹ̀ sí apá lọ́dún àti ètò fi kú àwọn èyí tí ó nà apá padà báyìí wọ́n bí ọ̀rọ̀ kí ní lẹ́tà àti gbogbo tẹ̀lé ráyà ẹni yìí wọ̀n láti láti mọ̀ gbọ́dọ̀ náà ẹni tó rí méjì kú láti ní àkókárẹ̀ ọkùnrin ló ti ayé ìrìnlẹ̀ tí ń lọ tẹ́tí wọn tọ́ọ̀sì lẹ́yìn èyí

Gbogbo àwọn ìyẹn lára là ń bá sọ̀rọ̀ lónìí. الطاعة ní kàbúrúkú ìtúgbódù láì lára ìjọba agbára tó wà nínú oòrùn ó di agbára káàkiri ìrẹ́wọ̀n lọ tọ́ Ìmẹ́rí ìrìnmú ayá ọkọ̀ orí ìsọjọ́ ọ̀rọ̀ ọgbọ́gbọ́jọ́ mi. Ìwọ̀n ìgbà mẹ́lùmọ́ ni. Sọlọ ẹni الذي لا يدني يجع تفوه أبو بكر لا يقرب محمد صلى الله عليه وسلم أيوبين أيوبين لي والله رب بيني مثل الأمر الصلاة النظر إلى وجهك الكريم والجلوس بين يعديك وإنفاق مالي عليك إيه، أنا

bí tí ń bọ̀ látàárọ̀ nù ẹwà lẹ́mọ̀ ha nọ́mbà fún wa mélòó ní òkò ọlẹ̀ pàtà àárẹ̀ òkè àgbà lójú bá ara ní àkó fún olójú ọ̀fẹ́ mọ́bà wọlé ọmọ ha fún wa mélòó lọ́wọ́ ti bàbá rẹ lórí pàtó bí ti wú ní nọ́mbà

ṣẹ́ ti jẹun ṣẹ́ ti jẹun sí ọmọ yín ó ti yímọ̀ kúrò tí ò sí wàhálà àti kẹ́mọ̀ wọ́n tí wà fẹ́ ìbádà àti kẹ́mọ̀ ìṣòkó ti àṣẹ́sì ni níbi tí ń jẹ́ ọkọ̀ wà ń fa kúmọ́lì àlè ó ní ẹlẹ́ẹ̀kẹta kí mọ́ ọrún owó mi ní ti ní rẹ̀ ẹ̀rẹ̀ mi kìí bọ́ọ̀lù náà fáà

ẹgbẹ́ àkúta òun ti wà ní káàkì tí ó lọ rí àfẹ́kẹ́ àfẹ́ káàkọ́ nẹ́bà wọn ò ní fowó bẹ́ àti àti rí oríṣi ẹ̀sìnkẹ̀lẹ̀ mọ́ lọ ìṣẹ̀lẹ̀gbọ́n lẹ́yìn lónìí hmm. ẹ̀yà bọ́ọ̀sọ̀ sí fún àníwá mílíọ̀ sílẹ̀ fún bẹ́ẹ̀ni bọ́ọ̀dá bọ́ọ̀lọ̀ bọ́ọ̀lọ̀ ọmọ Láti gbádùn nínú ìlọ́pẹ̀dá àsìkò, ẹni tó kúlà gbówó fún lọ́wọ́ ilé ìsìn, àbùkù wà àfikẹ́. Ta ni ó sáájú? Oko òṣà àrí ìkájú. Ẹjẹ́ká orílẹ̀ ẹ̀kẹ́ sí ẹjẹ́ àti ìsàwó kò fún ọmọ. Ẹjẹ́ àti ìsàwó kò fún ọmọ wọ́n náà láti kí àwọn tí ó ọlọ́run mú sí lára lọ́kùnrin àti lóbẹ̀rẹ̀ nígbà tẹ́kọ̀ sí ní ọlọ́run ní sí lánú rẹ̀ tó gbé rẹ̀ yóò ilé ìrìnàjò mú kí ọlọ́run fún ara rẹ̀ ọba tó ní kí rẹ̀ àná ọba wọ́n ọjọ́ ọmọlẹ́yìn tó tún wá ní kò ní ọjà èyí tó yóò tún dáa fún àti mọ́lẹ̀ ààrẹ ó sì tún dáa lẹ́jú tí ó sí ìrìnjì ilẹ̀ gbogbo ẹni tọ́lọ̀mbá ní orí ìdì tọ́lọ̀mbá ní kó rí ìrìn tó sì rí sọ lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí ẹ̀rí rẹ̀ ọ́ta àti ṣe mú àbìtọ̀rọ̀ tó Um, àtàwọn ìyàwó àti ẹbí um, àti kàlífà wa tuntun kí ń jẹ́ káyìndé wọn àti fún gbogbo jàmá àkọrí lápapọ̀ àti gbogbo àwọn mùsùlùmí èyí tí mo rẹ́ fi kọ́rọ̀ tí gbogbo àwọn àbá ti sọ àti ìtàwọn bàbá ti wí láì ní fọ́rọ̀gbọ̀ ọ̀nà ìwé pé كاشف سره لذاك علينا بحسن الدعاء ẹ̀dábákú àti ní méjì yóò tún ìfẹ́ni tó bá kú láyé àti yóò tún lọ́nà dáadáa ẹ̀rọ nǹkan ma sọ dáadáa tó ṣe nígbàtá sí yóò tún lọ́nà kejì pípọ́ ẹ̀rọ tó yẹn kú ní tó ṣe tó ṣe tó ṣe nìyí ikú rí túnà sílé ẹ̀dá ikú rẹ̀jú ẹ̀rùn kò lé kò tó fẹ́jú kẹfẹ́ ẹ̀kú tí ń gẹ́lọ̀ ọ̀rọ̀ tàbí tó kú ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú òun ló burú gbogbo lọ ẹjẹ́ ó ṣẹlẹ̀ fáwọn tó fi ilẹ̀ lọ àti gbé ọmọ ọkọ̀ pàdé lọ́dọ̀ ọlọ́run méjèèjì ló lè yìí tó jẹ́ mú nínú láàrin níbọ̀lẹ̀ mi náà dé ìjẹ́ wo ti sọ̀kó tó mi náà wà ìdí ní pọ́ọ̀lì rẹ̀ tọba pọ̀ gómù ìjọ́ ọ̀dẹ́lẹ́ mi kọrúkú sọmọ láti jẹ́ bá ìdí ń bá kùn bí aláàtàkì ẹ̀jẹ́ ní sẹ́ẹ̀ tí wọ́n kébẹ̀ bá láti mo ní wọn bá ti sọmọ lérí báyìí o gbogbo òbínú tí máa ń bẹ́ nù rẹ̀ yóò ta sátù ní ọlọ́run pàálé lójú ayé rẹ̀ ó tún pàálé lẹ́yìn rẹ̀ ọlọ́run akẹ́jù bẹ́ẹ̀ lọ ààmìn olóòrùn fìlhàyàtì wọ́fìlmàmáàtì لأنت اليوم إنت المعجزات lẹ́yìn gbàta àpàdé ńlé lẹ́yìn ìgbà tààjọ̀ jòkó ní haram tààjọ̀ kò ní yípa bàbáyìí mọ́ wá rí pé àmì ọlọ́run ní ọlọ́run torí kì tọrọ owó bàbá ẹ̀dá kò bá ń tọrọ fáwọn jẹ̀mọ́ mi ń sàánù mi kí ni wọ́n ti fọ́ a ní gbogbo ní bá ti ní wọ́n ṣe èyí ní kí a tọrọ fún ọ̀rọ̀ tí bàbá wa lọ́fà sọ ní títí wọ́n ní lára nínú látò sí ìwọ́n náà tún sà tàbá tún délé àníkọ̀rí wọ́n tún pẹ̀gbọ́n ọmọ báyìí sí ti báyìí ti fún lójú òṣèlé tí wọ́n ọ̀sọ́ Bàbá wa múlẹ̀ lẹ́yìn wọn lórí ọmọ lórí ẹgbẹ́ ọ̀rẹ́ ẹnìkọ̀ọ̀kan wa. Ẹlẹ́ẹ̀kẹ́kì, àwọn àfáà tẹ́sí gbogbo alámàríwá kéwú ni ẹ̀rí bọ́lá ti wà ní fún wa lórí púpọ̀ tẹ́jẹ́ pé àmú nǹkan mí ìkún kéwú dúkéwú lọ bá a bá mọ̀wé ọlọ́nkà ní kí wọ́n wọn máa bẹ́ẹ̀ lọ ìwúwa ni kéwú ní bẹ́lókè ẹ̀rí láti wà bìláì ẹ̀rí jẹ́ kọ́wọ́ àdàbí àbùkù ẹ̀rí tí ó mẹ́jì pàtó ẹ̀rí tí ó mẹ́jì pàtó ẹwọ́ ẹ̀rí tí ó mẹ́jì pàtó ẹwà wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gé nísẹ̀lẹ̀ nísẹ̀lẹ̀ nísẹ̀lẹ̀ wọn ìwọ àpá àtọwọ́ kẹ́kì sí tọ̀ọ̀rún lẹ́rí tọ̀kálùkù láti tọ̀ọ̀rún lẹ́rí tọ̀gbọ̀gbọ̀ ìgbìta tí mò ń ṣe Ṣẹ́ni bá búra akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ kápúra ilẹ̀ lábọ̀dá. Àwọn tó kí ní ìwọ̀n bá ẹwọ́n tó ẹ̀lẹ́ ẹwọ́n jẹ́ pẹ̀lú ìlànà èèyàn. wa tí mo ti ń gbá àpáwà àgbà tó àtàwọn ẹlẹ́sìn kejì bàbá ọmọ ìyára sọ pé ìmọ̀ tí ó wọ́n ní kàlẹ̀ mẹ́sì wọ́n lọ tẹba orí mẹ́sẹ̀jì ẹ̀sẹ̀ bá tún mẹ́sẹ̀jì náà kárí àánú ìsìlámù ṣe wá kalẹ̀ kàtó dé èyí ni bàbá ọmọ tó rí mọ́sẹ̀ sí àdúgbòlà wọ́n sì gbé lórí kọrí lórí nàìjíríà lórí ilẹ̀ yorùbá lórí àwọn mùsùlùmí ọba tí ń jẹ́ alhajjul qayyum àdáni mùsùlùmí kọ́bọ̀ pàtẹ mùsùlùmí lẹ̀ mùsùlùmí láyàbalẹ̀ nàìjíríà láyàbalẹ̀ ìgbọ̀ríwò láyàbalẹ̀ ìgbọ̀wà láyàbalẹ̀ mùsùlùmí bá kí á ti múlẹ̀ bismillahir rahmanir rahim la ilaha illallah الحي القيوم الحي القيوم التائم الباقي التائم الباقي لا إله إلا الله لا إله إلا الله الحي القيوم الحي القيوم الدائم الباقي الدائم الباقي لا إله إلا الله السلام عليكم ورحمه الله والسلام الله المرسلين حفظه الله وبركاته نعم مثلي عن بسم الله الرحمن الرحيم.